On some Sundays like this, ní àwọn Sunday kẹta nínú oṣù irú eléyìí. We have the happy home Sunday. A ní àwọn Sunday ìdílé aláyọ̀. And every single member of that members of that team will come and answer some questions. The questions will been sending to them. Láìpẹ́ àwọn tó wà ní ìgbìmọ̀ yìí ó wà láti fèsì sí àwọn ìbéèrè tẹ̀lé ṣọwọ́ sí wọn. Praise the Lord. Ẹ̀yin olúwa lógo. Each year in this service. Ẹ̀bá ń bẹ ní inú ìsí. And at any time. Pé ní ìsàkúrí. You can't hear what we're saying. Ẹ ò lè gbọ́ ohun tá à ń sọ. And the audio where you are is poor. Àti pé ibi òkú òògùn tó ń jáde ti jẹ wà láti inú òkú. Take an extra step to come and report to the usher and report at the front here. So that, so that this can be collected instead of coming to the service and hearing little or nothing. Praise the Lord. The school of godly parenting. Ilé ìwé ṣíṣe ìṣe òbí bíi ti Ọlọ́run. We started to discuss this last time. And we stop at a level. We continue just a little bit further this morning. Before we begin to answer the question. Proverbs chapter twenty-two. Verse six. Ẹsẹ̀ kẹfà. Proverbs twenty-two. Ilé Six. without anybody telling us. Láì ṣe pé ẹnikẹ́ni sọ fún We can see that this generation is in serious trouble parenting wise. A lè rí pé ìrántí àwọn inú rẹ̀ ti wọ inú wàhálà nípa kíkọ ọmọ. This generation has the most rebellious kind of children. Ìrántí àwọn inú rẹ̀ ló ní àwọn ọmọ tó ń tí ọ̀nà And a lot of parents are in trouble. So if want to talk about happy home, there is no way we are going to escape this kind of thing. Nínú ká bá fẹ́ sọ nípa ìdílé aláyọ̀, òṣìṣẹ́ ó ti gbọ́ irun kóró ìṣòro eléyìí. Proverbs twenty two six. Ìwé òwe oríṣiríṣi ogún ẹsẹ̀ kẹfà rẹ̀. Train. Sọ. Train up a child. Ọmọdé. In the way that he should go. Bí ọ̀nà tí yóò tọ̀. And when is old. He will not depart from it. Train up a child in the way that it will go. And when it goes, he will not depart from it. There's so many religions who do not do any evangelism at all. Púpọ̀ ní àwọn ẹ̀sìn nínú èyí wọn fi ṣe ìjú ìrere rárá. All the Jews. Wọ́n tí wọ́n máa ń ṣe. to capture their children young. Wọ́n ní láti mú àwọn ọmọ wọn ní èwe. And that is how the religion continues. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn ni a sì máa bèrè wá sì máa tẹ̀síwájú sí. Train. Kọ́. Train. Kọ́. For you to be a trainer. Láti jẹ́ olùkọ́. It means you must know something. Ìtumọ̀ rẹ̀ ni pé òun láti mọ̀ nǹkan kan. If you don't know something. You cannot pray. And there the problem comes. Many are parents, but they are not trainers. Many understand all the techniques to use to sleep with women, but they have no idea how to train those children. Genesis 18, 18. Ìwé Genesis torí ìjìlí ogún ẹsẹ̀ ìjìlí ogún. Same like Abraham. Nítorí pé Abraham has surely become a great and mighty nation. Yóò And all the nations of the earth have been blessed in him. Listen to verse 19. For I know him. Nítorí tí mo mọ̀ ọ́ pé. For I know him. Nítorí that it will command the children. Oh, and his household after him. and they shall keep the way of the Lord. to do justice and judgment. that the Lord may bring upon Abraham that which he has spoken of him. kí say I know him Abraham. Abraham. he will control those who should be controlled. I'm praying for anyone here that the enemy has diverted the destiny of your children. That the Holy Ghost will overshadow them today in the name of Jesus. Let the amen be loud and clear. We are talking about the school of godly parenting. À ń sọ nípa ilé ìwé ṣíṣe ìdí òbí bí ti ọlọ́run. The Deuteronomy chapter six. Ìwé ìkàrọ́lómì orí ìkẹfà. From six to nine. Láti the kẹfà sí ẹsẹ̀ kẹsàn-án. And this one if I command it, this day shall be in thy house. And thou shalt teach them diligently unto thy children. And shalt talk of them when thou sittest in thy house. And when thou walkest by the way. And when thou liest down. And when thou risest up, and thou shalt bind them for a sign upon thy hand, and they shall be as strongest before thy hand, and thou shalt write them upon the post of thy hand, and on thy feet ọ̀nà òde rẹ. On thy gate. Àti sára ilẹ̀ fún ọ̀nà òde rẹ. Ephesians chapter six. Ìwé Éfésù orí ìfẹ́fà. Ephesians six four. Ìwé Éfésù orí read from verse 1. Ephesians 6 from verse 1 children, obey oh, your parents in the Lord. For oh, this is right. Honor thy father and thy mother. Which is the first commandment. of promise. That it may be well with you. That is, Children who do not honor their father and their mother, the Bible is teaching a curse that it will not be well with them. That's what is first the Lord. So but if you honor them, it will be well with you. And that thou mayest live long on the earth. Àti kí children who do not honor their parents, they will die young. Ìyẹnì tí Verse four. And if Father, provoke not your children to wrath, but bring them up in the nurture and admonition of the Lord. You can see those various passages we read. Some parents came for counseling. They look very worried. Wọ́n ń dààmú gidigidi. In fact, the wife was crying. Nítòótọ́, ìyá àti ìbẹ̀sẹ̀ ló ń sọkún. I listened to them carefully. So there are three children. So daddy, mommy, we need to have a short meeting with you. So before the prayer meeting in the evening, which they really do, The children said, Daddy, mommy." Àwọn ọmọ bá sọ pé bàbá àti ìyá The, the most senior one was the one talking. Èyí tó dàgbà láàárín ọmọ mẹ́ta ìlú ń sọ. Said, Daddy, mommy." Ó ní bàbá àti ìyá wa. That as a matter of fact. Pé nípa òkú ojú ọ̀rọ̀. That we will not serve your God. Pé ọlọ́run tẹ̀ ń sìn ní àwọn òní bá yín sìn. So we will not serve your God. Àwọn òsì ọlọ́run tẹ̀ ń sìn. But this your God. Nítorí pé ọlọ́run yìí. Took you away from us. Ó mú yín jìnnà sí wa. The sons of mommy. Ọkọ̀ ní sì yá. The few mommy. Wọ́n lè yá. You live home in the morning. Bí òwúrọ̀ rẹ̀ ó fi ilé sílẹ̀. With instruction. Pẹ̀lú àṣẹ. Instruction. Pẹ̀lú àwọn àṣẹ. For us who are, and then when you come back in the evening, you are, you are coming to pass judgment. So for you, Daddy, you are never around. So you have gone all over the place. So just listen. You be serving that your God. We will not serve your God. He took them. That's what it is. Ìbéèrè rẹ̀ tó ṣe wọ́n sí mi. And I began to advise. Ìbínú wa bẹ̀rẹ̀ sí pàwọn ní ìmọ̀. Do you do regular prayer meetings? Ǹjẹ́ máa ń dùn mọ́ pàdúrà Question on. Do you talk to them about God? Ẹ máa ń bá wọn sọ ọ̀rọ̀ Ọlọ́run. Occasionally. Ẹ̀ẹ̀kọ̀kan. Do you have a prayer program for this family? Ṣé ní ètò àdúrà gbígbà fún ẹbí? No. Rárá, kò sí kankan. But husband elder, mommy, woman leader. Ìyá títí ìyàwó aṣíwájú àwọn ẹgbẹ́ obìnrin. And the children said, Ọmọ bá sọ wípé, We will not stop here. Àwa ò ní ìyìn ọlọ́run yìí. It is parenting failure. And he started these stories of war. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ tó ń pa ní. This is shop. Ó ní ilé ìtajà kan. The shop was destroyed. Ilé ìtajà yẹn gbogbo rẹ̀ forí sọ́kọ́. Her husband was at the place of war. Then the husband fell down. Ọkọ tó wá ṣubú. Broke his leg. Ó kan They put POP plaster of Paris on that leg. Ọba fi smọ́ọ̀tì wọ́n fi sí àwọn tó bá rọ lẹ́sẹ̀ wọ́n fi sí lẹ́sẹ̀. After the hospital had removed the plaster of Paris, the leg remained like this, not bending anymore. Lẹ́yìn tí wọ́n ti mú símọ́ǹtì tó wà lẹ́sẹ̀ rẹ̀, wọ́n ti yọ kúrò She cried as she spoke to me. Ṣé ló ń sọ fún òsì She said, but that is not the main reason I came. Ó ní ilé ìgbọ̀ngbọ̀n kọ́ ni ìdí òfìsùn yìí wá. Ṣé The main reason I came was because yesterday. this was mo ti wá fojú rí ní pẹ̀lú ìlú pẹ̀lú three daughters pé àwọn ọmọ obìnrin mẹ́tẹ̀ẹ̀ta. they called their mom. the mommy we want to talk to you. wọ́n ní màmá wa à ń fẹ́ láti bá so they went to the bedroom. nígbà we are about to start praying some prayers. They went to the bedroom. And they said, Mommy, Mommy mama, we ask a question. Who are witches? What? Is that the question you want to ask me? We, have, we have never talked about witches. We talked about Jesus. So stop talking about witches. Talk about Jesus. you said, Mommy, calm down. I am asking you the question again. Mommy, who are witches? Dálé àwọn àjẹ́ yìí. I just stop asking that question. Wọ́n yẹ ká béèrè ìbéèrè yìí lọ́wọ́ Someone mọ́. Sọ́mọ́nù, wẹ̀rẹ̀ ìjìnlẹ̀ àfi ọ̀rọ̀ yìí ṣàwàdà. He the question. Ó mọ̀ fún ìṣẹ́jú àwọn so that this is a serious matter. Nígbà wo wá they are bad spirits, they are bad people, they drink blood, they do all kinds of terrible things. God doesn't like them, nobody likes them. Ló the daughter of the money. We just need to announce to you. A ah, All three of us. Pé àwa you. wà and that we want to tell you and daddy. Àbíkí For the next three days. We are having a conference. So don't sleep in this bedroom. Because that's where the meeting will take place. That's what brought us to church. He never used to go to church. He used to think that those who go to church are those who have problems. But not think that all three daughters have been initiated. All the function of the stuff Gbogbo bí ilé ọjà ti pàṣẹ. Dájú. Bí wọ́n ṣe yọ bàbá wọn níṣẹ́. Bad leg. Ẹsẹ̀ tó sí wàhálà. Were being operated by their own children. Etí ọwọ́ àwọn ọmọ tó bí mi tí wọ́n ti Children they never cared about their spiritual life. Àwọn ọmọ wọ̀nyí wọn ò fi títà nípa ìgbé ayé ẹ̀mí Close your eyes when you are blessed. Ẹ kí o ti ní ibi tẹ bá wà Can you raise up your right hand? Ẹnu ọwọ́ ti ń sókè. And Sound this loud and clear. Holy Ghost! Overshadow my home! In the name of Jesus! Somebody should be shouting this prayer loud and clear. Basti Karsenda Kaya Bosenderaba. Amen. Ah. Now say, path of deliverance. Say it loud and clear whether you are married or not, you don't have children or, you, or not. Shout it loud and Fall upon my children in the name of Jesus. rise up, then pray. I will tell you the rest of that story another another time. What happened to that woman? Was that what, what we doing this morning? So from the scriptures we've read. Number one. The Lord commands parents. This is commandment. Àṣẹ ni To train. Not máa bring up their children in the way of the Lord. From this scripture we read, it is commandment to train, to nurture, and to bring up their children in the way of the Lord, in the right way. Two, This scripture we read, they are telling us that God has delivered our children's body, soul, thoughts, life, and future into our hands. God has delivered our children's body, soul, thoughts, life, future into our hands. Àwọn we must never shrink from our duty to bring them up for the Lord. a ò gbọ́dọ̀ kùnà we must never shrink. a ò gbọ́dọ̀ kùnà. our teenage teachers. àwọn olùkọ́ àwọn ọ̀dọ́ la ń gbá wa. children teachers. àwọn olùkọ́ àwọn ọ̀dọ́ the greatest headache they have ìdààmú tó tóbi jùlọ tí wọ́n máa ń ní. is from parents who are not doing enough to help. parents parents who are not doing much to help. imagine the teenage church the children church the fast teaching children at eight o'clock then the parents will come and drop the children at ten o'clock àwa wò ó nínú ìjọ ti àwọn ọ̀dọ́ lágbá tàbí àwọn ọ̀dọ́ yìí àwọn òbí adé lówùrọ̀ ó yẹ kó máa fún wọn láti aago mẹ́jọ ṣùgbọ́n àwọn òbí adé ní aago mẹ́wàá nígbà yẹn ó mú ọmọ wá tó fẹ́ kọ́ yìí. those need two hours of teaching. ìyẹn ni pé àwọn ọmọ wọ̀nyí wákàtí méjì gbáko ìdájí àkọ́ni wọ́n ti pàdánù. parents of self have made three hours of service. àwọn òbí fúnra wọn wà yìí wọ́n ti pàdánù wákàtí mẹ́ta. how do you want that child to be student for Jesus? báwo lẹ Fourth point. Kókó kẹrin. Parents. Àwọn òbí. Not school. Kì í ṣe ilé ìwé. Not church. Kì í ṣe ìjọ náà. Have the primary responsibility. Àwọn ni wọ́n ní ojúṣe ìṣẹ̀rẹ̀ pẹpẹ. To bring up their children in the way of the Lord. Láti tọ́ àwọn ọmọ wọn ní ọ̀nà ti Olúwa. School can help, church can help. Ilé ìwé lè ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìjọba lè ràn lọ́wọ́. But with other few schools like help now. But many, many schools are confused. I've been a teacher in a, in a secondary school before in this Lagos. On Monday, Monday, at the assembly, we sing, Darling Jesus, darling Jesus. Oh, my darling Jesus, you're a wonderful Lord. I love you so much, darling Jesus. Oh, my darling Jesus, you're a wonderful Lord. That is what we sing Monday morning. Orin ta máa ń kọ ní for Monday ní Jésù olùfẹ́, Jésù olùfẹ́, Jésù ìyanu yọ̀. For the children. Ìyẹn la máa ń kọ Then on Friday. Tọ́kọ́ wá di ọjọ́ Friday. Láìla, Láìla, Láìla, Láìla. So. I'm sorry, Laila, Ilala, Laila, Ilala, There's confusion. So the children now are confused. Confused. One is saying marry one wife. One, one is saying marry one wife. This one says you can marry as many as four. Confused now. I don't know what to do. So parents nínú àwọn òbí. not school. kì í ṣe ilé ìwé. not church. bẹ́ẹ̀ ni kì í ṣe ìjọ náà. have the primary responsibility. ni wọ́n ní ojúṣe pàtàkì jùlọ. of bringing up their children. láti máa tọ́ àwọn ọmọ the way of the Lord. ní ọ̀nà ti olúwa. parents must train their children. Because those children are arrows in the arms of the Lord. Parents must train their children. Because children are born with a nature that is inclined to sin nítorí pé a bí àwọn ọmọ pẹ̀lú ẹ̀dá láti lè tẹ̀ sí ẹ̀sìn. Parents must train their children. Àwọn òbí láti tọ́ àwọn ọmọ wọn. The children are born without money. Nítorí pé a bí àwọn ọmọ láì ní ìmọ̀ nínú. Parents must train their children. Òde dandan fún àwọn òbí láti tọ́ àwọn ọmọ wọn. Because children are imitators. Nítorí pé àwọn ọmọ wa máa wo ilé ìtàn tí wù wá. Imitators. Wọ́n máa fara wé ìwà sí ẹ̀. While I was in the science world. Nígbà tí mo máa wà nínú ìmọ̀ science. I went, uh, I was passing through somewhere. so I went to say hello to a professor. Mo ń pa ẹ̀ And I signed with hotwood. Beating the children. So I was begging. Help, put them alone. What is the problem? Put He said they were smoking masks. Only one wọ́n They converted the ẹni kan bá tẹ́lẹ̀ máa kàn smoking. What for? Any or any? kan wọ́n sọ ẹ̀dá. ẹ Is that why you are looking them? So oh, yes. That's what tough. You are smoking pipe. You are smoking pipe. And you know you are looking them for smoking rap. Ẹ̀wá nà wọ́n mọ̀ nítorí pé wọ́n ń pa ìdá. Sísọ sọ́rọ̀ títí sọ̀rọ̀ ẹ̀jẹ̀ yóò kọ́pí wọ́tọ̀ dé. Rọ̀lẹ́sì ẹ̀ má bínú iṣẹ́ ṣe yóò tọ́ torí kò tẹ́ ṣe òun ni wọ́n Children are imitators, they imitate. Àwọn ọmọ rẹ̀ wá máa ń wo ìyàn bí ìyàn ṣe ń Parents must send their children. Àwọn òbí láti tó àwọn ọmọ wọn. Because children are very vulnerable. Nítorí pé àwọn ọmọ ó rọrùn láti sọwọ́ ṣẹ́ tí nǹkan tí ò dá dé bá Very vulnerable. Wọ́n rọrùn láti wọ ní nǹkan tí Parents must send their children. Àwọn òbí láti tó àwọn ọmọ wọn. Because children have great potential. Nítorí pé àwọn ọmọ wọn ní àwọn àìsàn tó dára great potential. Parents will send their children. Children are the carriers of the culture. Carriers of the culture. Prophet Eli was a successful priest. From failure as a parent. Ṣùgbọ́n kùnà gẹ́gẹ́ bí And he died with his two sons on the same day. The future of the children depends on the parents. Ọjọ́ ọ̀la àwọn ọmọ lọ́wọ́ àwọn òbí ló wà. This is a serious information. Ìròyìn pàtàkì lè And we must take action. Ó yẹ ká sì máa Many parents don't know anything about godly parenting ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wò mọ̀ kankan nípa ṣíṣe ìṣe òbí. They are ignorant of what to do. Mọ̀ nípa ohun tó yẹ kí wọ́n ṣe. Some erroneously believe that God will take care of everything so they have nothing to do. Nípa táwọn mìíràn bá ní àjùrò pé ọlọ́run á gbà àkóso ayé ọmọ náà bó ti ṣe wù Some have done over commitment to their work and career they have no time for anybody. Àwọn mìíràn kan iṣẹ́ wọn àtòtọ́ yàn láàyò have plenty of those children, but they don't know what to do. Career-driven father, career-driven mother, they have no time for the children. Many don't have time to even stay with the children at all. A lot of parents spend most of their time in the rat race to provide properties and materials. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà ń sáré asán láti pèsè àwọn nǹkan kan tí ayé But the Christian challenge are the bad examples parents made. Ṣùgbọ́n Failure to plan. Torí náà kíkùnà láti ṣe. Failure to pray. Kíkùnà láti gba Failure to play with your children. Kíkùnà láti fún favoritism to among children. Láti máa ṣojú ìṣáájú láàárín àwọn ọmọ pàápàá. Will cause trouble just like Joseph. Ó lè dá wàhálà rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ nípa ilé ìjọba. Failure to learn parenting skills. Láti kọ́ àwọn ọkùnrin ní ìyàn tó ní ṣe ìtọ́jú àwọn ọmọ. Will cross cause trouble. Ó lè dá wàhálà sílẹ̀ bákan náà. This is a serious matter. Pàtàkì bí ọ̀rọ̀ tó wà ní ìlú. And I want you to understand it very well. Mo ti fẹ́ kí òye rẹ̀ kó yé yín dáradára. One strengthening in history. Ọ̀pọ̀ nínú ọ̀pọ̀ àjèjì tó ní ṣe You read it about one man they call Fela Anikulapo Kuti. Ẹnì tí àní farakùnrin kan náà ń pè ní Fela Anikulapo Kuti. His parents were priests. Àwọn òbí rẹ̀ ìṣẹ́ni ni wọ́n. Ẹnlẹ́ ní party twenty seven wives later. Ló fi gbogbo ìyàwó mẹ́tàdínlọ́gbọ̀n ló fẹ́. See the problem? Ẹ wá ní ìṣòro tó wà fẹ́. Um, one of the greatest challenges ọ̀kan nínú àwọn ìpèníjà tó tóbi jùlọ. that we have a pastor. èyí a ní gẹ́gẹ́ bí olùsọ́ àgùntàn. is children who have hypocritical parents ó ní àwọn òbí àwọn ọmọ jẹ́ àwọn òbí wọn alágbàdo nínú. Those are living a hypocritical life before us so that they know that you are hypocrite. Ṣẹ̀dá ń pè sí ayé àgàbàgebè níwájú ọmọ yín. Àwọn ọmọ yín kan sọ pé alágbàdo. When you fail to speak the truth, you fail to be honest, it is clear to them that you are telling lies. Ní pẹ̀tẹ́ bá kọ̀ láti kó òtítọ́ fẹ́ kọ̀ láti kí olóòótọ́ ní inú káàkọ̀ kédekedere pé olùkòlùkùrọ́ ni. I wonder if this unity among the parents they say that they are not united. Nígbà tí àìsàn bá wà láàárín àwọn òbí, àwọn tó When you are not praying for them enough, they see that you are not praying. When you pamper but not discipline, they know that you are, you are, you are planning evil for them. When you allow them to keep strange friends. You are not doing their destiny any good. When you have too many that you cannot even cater for adequately, you are causing trouble. All these factors have turned many children into rebels, vagabonds, and delinquents. But there is one good news. For good news. Ìròyìn rere ìròyìn ayọ̀ kan wà. The good news is. Ìròyìn ayọ̀ náà sì lélẹ̀. Your children may rebel against your teaching. Àwọn ọmọ rẹ wọ́n lè tìtẹ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ rẹ. They may reject your counsel. Wọ́n lè kọ àwọn ìgbìmọ̀ rẹ ìgbanínìyànjú rẹ. But they are powerless against your continuous prayer. Ṣùgbọ́n wọ́n ti aláìlágbára lórí àdúrà ìsinmi rẹ. I pray that the Lord will help us in the name of Jesus. What are the skills of the land? Kí ni àwọn ẹ̀kọ́ In conclusion, before I hand over to the people. Ní ìparí I'm going to take them point by point. One. Pray to God. Ẹ gbàdúrà Sister arábìnrin. nínú fúlà náà máa jẹ. ẹ̀yẹ́ ò sì ti gbéyàwó. brothers náà máa jẹ. pray to God. ẹ gbàdúrà sí ọlọ́run. for good and covenant children before you begin to have them. fún àwọn ọmọ rere àwọn ọmọ májẹ̀mú kó tó di tẹ̀lé ìdílé wọn. pray before they even come. ẹ gbàdúrà kó tó di kí wọ́n dé. two. ìkejì. Give birth only to the children you can cater for. Ẹbí iye àwọn ọmọ tó jẹ́ kò lè kọ́ tó ti lè tọ́jú. Give birth only to the children you can cater for. Iye ọmọ tẹ ní agbára ti tọ́jú ní fẹ́ bí. His father came complaining to me the other time. Bàbá kan tọ̀ ní ó sì ń kọrin nínú ìgbà kan Senior son insulted him. Ó ní àgbà ọmọ àwọn ọkùnrin tó jẹ́ àgbàlagbà. Ó rí wúlé. I said, Daddy, when you know that you don't have money. ní bàbá nípa jẹ mọ̀ pé òjòwó lọ́wọ́. And you cannot look after twenty children. Ẹ ò sì tọ́jú àwọn ọmọ púpọ̀. Why do you have eight of us? Kí ló dé tẹ bí mẹ́jọ nínú wa? Now I want to go to university. Bísí mo fẹ́ láti lọ sí ẹ̀kọ́ You cannot afford it because of our men. bí Why you have many when you cannot afford it? Wà ní kí ló wá ní kẹ́ wá bí ọmọ púpọ̀ nípa tẹ̀mọ̀ fẹ́ ò lè ṣe ìkáwọ́ wọn. inside to go and look for what to beat the boy with. Ó bá sá wọlé ilé láti lọ mú ẹta fún wa láti lọ But that is not the solution. Èdè rẹ̀ ẹ̀yẹ kọ́ ni That is not the solution. Èlé ìkọ́ni ó yanjú ọ̀rọ̀ náà. Pray to God for covenant children. Ẹ gbàdúrà fún Give back only the children you can So that book we used to read. Ìwé ta máa ń kà yẹn. What is that book we used to read? Àwọn ìwé ta máa ń kà yẹn. The brother knew that. Ọba sá lọ sí inú ilé. Brought a book. Ó bá gbé ìwé stories about turtles. That's what the boy was This is the one we normally read. Five. Provide loving discipline. Ẹ Pray for them, listen to them, and share with them. Pray for them persistently. This is what we're going to talk today. May the Lord help us in Jesus' name. And may all those parents who are in mountain of power and are giving our teachers and the students such a hard time. They put upon their children what they themselves don't wear. Àwọn tí àwọn ò lè wọ̀ gẹ́gẹ́ bí òbí The children leave the home dressing like prostitutes and they come in their parents to talk about parents and say no you can't dress like this. Some people go to confront the teacher. No no don't, I don't want her to be too serious. Ah, rárá she's mi ò still young later in enjoy ourselves. Ọ̀dọ́ ni èwe ni ẹ jẹ́ kó gbádùn ara rẹ̀. That figure. Ẹ jẹ́ kó gbádùn ara rẹ̀. But when then when you bàtà ẹ̀. Ìkọ̀ ní wàhálà nígbà àgbà tí wàhálà rẹ̀ bá wá dé. You begin to become the pastor. Wàá wá bẹ̀rẹ̀ sí ju àwọn olùṣọ́ àgùntàn lẹ́nu. Let's rise up. Ẹ jẹ́ ká tètè dúró lórí ẹsẹ̀ wa. I raise our two hands to the Lord. Ṣé a ti gbé ọwọ́ wa méjì sókè sí Olúwa? your two hands to the Lord. And with a loud voice, begin to speak with the spirit of prophecies upon your hands. That my hands shall be hands of blessing. Hands of breakthrough and power. Hands of solution. Begin to prophesy upon your two hands. As you raise up those two hands to the Lord. ṣe. my hand. Hear the word of God. Become terror to the gates of hell. In the name of Jesus, open your mouth and and speak to your hand by the spirit of prophecy. Ẹ̀la sọ̀rọ̀ sí ọwọ́ pẹ̀lú ẹ̀mí àwọn wòólì pẹ̀lú ẹ̀mí ìsọtẹ́. sit down, ẹ You are welcome most delightfully. A kì í sábò to another um, moment of truth. what Sí wákàtí òtítọ́ yìí náà. In the context of the question and answer. Nínú ìbéèrè àti That the Lord has prepared for you. Sèmi Um, we want to thank you for doing this. This is a moment when you are expected. Ilé ìyàn wákàtí tí èyí ti retí to tell it to Jesus láti sọ gbogbo rẹ̀ fún Jésù. And he will always be there for you in Jesus' name. Yóò sì máa wà níbẹ̀ fún yín lójoojúmọ́ lórúkọ Jésù. Mo gbàdúrà that every marital burden ẹrù wíwo nínú ìgbéyàwó. that she may be having now. tẹ̀lé máa gbé báyìí. will be scattered in the mighty name of Jesus. yóò tún ká lórúkọ Jésù. Our children is the glory of the family. Àwọn ọmọ ni ògo inú ilé. I pray. Mo gbàdúrà. that every glory robber tí gbogbo àwọn tó ń jí ògo. visiting your family. tó ń bẹ ìdílé yín wò. shall suddenly in the name of Jesus. nínú jìjì yóò die in the name of Jesus. kí lórúkọ Jésù. in Jesus mighty name we pray. orúkọ Jésù tó lágbára ní àgbàdúrà. Um, let me quickly um thank you for the. This, for the various mails that you have been receiving. Ìrẹ̀kẹ̀ sáré dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ìbéèrè tí ẹ̀ fi ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ. Let àwọn ìwé. we want you to keep them coming. a fẹ́ kí ẹ máa fi rọ́ṣẹ́ sí wa. because we want to answer as much as possible. a fẹ́ máa dá àwọn bí ó ti pọ̀ sí. if you have to text please text because we want to answer as many as possible. ṣe pápá fi ránṣẹ́ sí wa lórí lórí ẹ̀rọ alágbèéká ẹ̀jọ̀wọ́ ti ránṣẹ́ sí wa. and texting us sometimes will develop uh, a more orderly manner of responding to you. ṣe bá ti ìbéèrè yẹn tẹ́sí wa lórí ẹ̀rọ alágbèéká eléyìí yóò ràn wá lọ́wọ́ láti dáhùn ní kíákíá. again our email number is. Um, àdírẹ́sì orí ẹ̀rọ aléjọ́ra wa ni. happyhome at org, and uh, we normally alternatively use but we are synchronized with msm Home at Gmail dot com. absolutely msm Home at Gmail dot com. praise God. You olúwa. we have uh, just uh, a few questions here. a ní ìbéèrè díẹ̀ níbí. Um, it goes like this. It says, is it right? Ǹjẹ́ ó tọ́jú to keep the same account láti ní ilé ìfowópamọ́ sí kan náà with one husband pẹ̀lú ọkọ ẹni? Is it right to keep same account with one husband? Ǹjẹ́ ó dára láti dá àpò pọ̀ ní ilé ìfowópamọ́ sí pẹ̀lú ọkọ ẹni? In the modern uh, times, we are talking about joint bank accounts here. And ah, so, the partial jump Yes. Well, um, eh, if you go through the Bible, Jesus just made uh, some flashy reference to banks. Bíbí kò sọ̀rọ̀ díẹ̀ nípa ilé ìfowópamọ́sí ni. In uh, Luke nineteen twenty-three. Nínú ìwé Lúùkù orí kọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélógún. Nineteen twenty-three. Ìwé Lúùkù orí kọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélógún. And uh, I will just quickly pick the particular verse. Mo kàn ka ẹsẹ̀ tó wà nílẹ̀. It is about uh, the parable that uh, Jesus Christ told to his. Uh, the people and the servants of a nobleman that was traveling to the other country to receive wisdom and encouraging them to, you know, hold and, you know, be able to keep and occupy till they come. you In doing it, he gave, you know, 10 pounds, one pound to each of the servants. And on his return, nígbà tó padà dé, a lot, uh, one came out with uh, some uh, bigger, you know, sum. Àwọn díẹ̀ wọ́n ti jèrè lórí owó tó ti fún wọn. Some came with more, other five talents, another one with ten. Náà ti jèrè tọ́láṣì márùn-ún mìíràn. But the uh, one returned that, you know, talent or pound that was given to him. Ọ̀kan ó mú owó ẹyọ kan tí a fi lé lọ́wọ́ that the nobleman wants to reach or reach where he didn't actually sold. Ó sì ṣe ẹ̀sùn kọkùnrin lọ́rọ̀ náà wípé ó fẹ́ jẹ níbi tí kò sí. And so Jesus Christ explained like this in verse twenty-three of that uh, chapter. Jésù túmọ̀ eléyìí nínú ẹsẹ̀ kẹtàlélógún. Wherefore then gavest not thou my money into the bank. Ìyá ṣe tí ìwọ kò fi owó ní ilé ìgbẹ́. That at the coming. Nígbà tí bá dé, I might have required my own with usury. Èmi ò bá sì béèrè rẹ̀ tí ó ń ti èlé. That is, um, is that flashy reference to that. Èmi jẹ́ ọ̀rọ̀ rẹ̀ Jesus. Tí Jésù sọ nípa ti ìfowópamọ́ sí. We are talking about that interest is usury. That's what. Èrè là ń sọ nípa rẹ̀ yìí. Èlé. Now, a bank is a place of trust. Ilé ìfowópamọ́sí jẹ́ ibi tí a fọkàn tán. The um, Bible does not, uh, however, impose the option of joint account. Bíbélì kò fi lélẹ̀ fún wa láti pẹ́mọ́dán tó dá gbọ́dọ̀ dá àpò On uh, the on couple. Except that the act of having joint account. Àyàfi gbígba dídà àpò yìí. Well, may always be a reminder of their oneness in marriage yóò máa tọ́ka sí pé wọ́n jẹ́ ọ̀kan nínú ìgbéyàwó. and the trust that must exist between them. àti husband and wife. ìfọkàntán àti ìjẹ olóòtítọ́ tó gbọ́dọ̀ wà nínú ìgbéyàwó. you will get more of this emphasis in Genesis two two eighteen. eléyìí wà nínú Genesis orí keje ẹsẹ̀ kejìlélógún. twenty-four and twenty-five. ẹsẹ̀ ìkẹrìnlélógún àti ìkarùnlélógún. each of these verses is talking about the unity. àwọn ẹsẹ̀ yìí ó sọ fún wa nípa ìṣọ̀kan in marriage. Nínú ìgbéyàwó. It can also be a metaphor, you know, a kind of reference to openness. Ó ti jẹ́ ọ̀nà tí a fi lè ṣe àfihàn wípé a ò fi nǹkan bò fún ara wa. Marriage in this sense, therefore, ìgbéyàwó nínú ọ̀rọ̀ tí a sọ yìí can be likened to joint account literally. A lè sọ nípa ìdàpọ̀pọ̀ nínú Bíbélì. Where everything one has belonged to the other. Nípa wípé ohun tí ẹnìkíní ní ó jẹ́ ti ẹnìkejì bákan náà. To this extent we can also say it is uh, right. Lórí ọ̀rọ̀ ìyá ló wá lè fi lélẹ̀ fún wa pé ó jẹ́ ohun tí ó tọ́. To keep account with your husband or with your spouse. Láti dá àpò pọ̀ pẹ̀lú aya tàbí ọkọ yín. But not necessarily compulsory. Ṣùgbọ́n kì pé ó ṣe ó pọn dandan. You can keep account with your husband with the caveat that the trust element between both of you is still undoubted. Ẹ lè dá àpò pọ̀ níwọ̀n ìgbà tí ìfọkàntàn àti ìjẹ olótìtọ́ láàrin ẹ̀yin méjèèjì tó sì wà níbẹ̀. If joint account will split you, See sí ìdàpọ̀ of some character deficit. Sí ìdàpọ̀ pọ̀ tí ó bá lè mú ìpínyà wá nípa wípé ẹnìkan sì wà wù in uh, your, in your, your spouse. Bóyá nínú èdèkejì education Which you need to work upon. so if yẹ kí wọ́n ṣiṣẹ́ lé Please don't go into joint account. Ẹ jọ̀wọ́ ẹ má Joint account is the soul of the family in this sense. Ìdá àpòpọ̀ ó jẹ́ ọkàn tàbí ohun tí ó so ọkọ̀ àti ọ̀hún papọ̀ nínú ọ̀rọ̀ yìí. It is guided jealously. A sì gbọ́dọ̀ bójútó dáradára. It is blessed blessed to talk to the point of oneness ó yẹ kí a lè fọkàn tán ẹnìkejì wa bí ìṣọ̀kan. A fearful and a doubtful spouse will not be expected to find the purpose of oneness ọkọ tàbí ẹyà tó bá bẹ̀rù tàbí tó ní iye méjì kò ní ní ìdí láti darapọ̀ pọ̀. in joint account with a very unstable husband. láti darapọ̀ pọ̀ pẹ̀lú ọkọ tí ìwà rẹ̀ ò tọ́. therefore we advise you to weigh the options before you torí náà a gbà yín nímọ̀ràn pé kí ẹ wo ọ̀rọ̀ náà fínífíní kẹsì wo bí ó ti yọrí sí kẹtó dàgbò pọ̀. Now the second question is this. Ìbéèrè kejì ni eléyìí. Uh, say when you marry a husband that loves sex too much. Nígbà tí ẹ bá ṣe ọkọ tó jẹ́ pé ó fẹ́ràn ìbálòpọ̀ lápọ̀jù. What can the wife do? Kí ni ìyàwó lè ṣe? What can the wife do? Kí ni ìyàwó lè ṣe? No, I think the, the operating uh, verse on this is actually, you know, still uh, Genesis 2 1 18. Uh, We must establish what is too much sex in the first place. Who determines the scale? Ta Noting that each partner's sex preference uh, scale differs from the other. Wípé òdiwọ̀n ìbálòpọ̀ jẹ́ nìkan tí fẹ́ràn ìbálòpọ̀ sí ojú tẹnìkejì lọ. What some spouse may call too much sex. Ohun tí ẹnìkíní lè pè ní ìbálòpọ̀ tó pọ̀ jù. By their partner may depend on their low desire on their low desire for sex. Ó lè dálé lórí wípé ẹnìkejì kì í fẹ́ràn ìbálòpọ̀. And so it becomes a relative thing when you are talking about excess now. Ó wá jẹ́ ọ̀rọ̀ tí a kàn lè sọ bí ó ti rí ní tẹ̀bátọ̀ nípa ìbálòpọ̀. A sọ ní ọ̀nà tààrà. Some women just don't like sex. Àwọn obìnrin mìíràn àwọn ọ̀kan fẹ́ràn ìbálòpọ̀ sáà ni. They have said a lot of things on this here. Wọ́n ti mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ nínú eléyìí. That they are frigid. Nítorí pé ẹ̀rú máa ń bà wọ́n. And have to be worked upon to overcome their, uh, their track dryness a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí èrò ọkàn wọn àti bí wọ́n ti máa ń nífẹ̀ẹ́ sí nǹkan sí. You have to really work on them to prepare them to work them up to actually lubricate their track. Ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí wọn tàbí kí ẹ mú wọn gbáradì fún ìbálòpọ̀. In that type of woman, it is difficult to say whether it is one that is not setting the standard because of his uh, weakness or that the husband is a frequent. Uh, Nínú sọ ipò báyìí, agbọ́dọ̀ wò dáradára tí wọ́n jẹ́ pé obìnrin ni ó wò wípé ọkùnrin fẹ́ràn ìbálòpọ̀. But for our purpose here, let us uh, assume that the frequency of your husband's desire for sex is indeed higher than yours. Mo ká wo ní ọ̀nà tààrà wípé ṣé ìfẹ́ ìbálòpọ̀ tí ọkọ ó di tètè yín lọ bí. and so it has become a kind of uh, intolerable to you. kò ti wá jẹ́ ohun tí ò lè faradà mọ́. this is the case. So, ọ̀rọ̀ náà bá ní báyìí. you have to work this is where we are going we have to work on him just as you are expected as a partner to do if it is other foundational weakness brought into marriage. ẹgbẹ́ òṣìṣẹ́ lórí ọkọ yìí bíi Tí ìpìlẹ̀ bá wọ́n nínú ìgbéyàwó. You must have heard of all kinds of foundational things brought into marriage. Ẹ ti gbọ́ tẹ́lẹ̀ rí nípa àwọn oníṣẹ́ ọ̀rẹ́ ìpìlẹ̀ ṣáájú onígbéyàwó. Bed wet bed wetting. Títọ̀lé. There are cases when people bring that into marriage. Ọ̀pọ̀ ìgbà ní àwọn mìíràn máa ń mú nǹkan wọ̀nyí wọnú ìgbéyàwó. And so and so forth. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Some liabilities are imported into the marriage. Àwọn àbùkù mìíràn ni àwọn mìíràn máa ń mú wọnú ìgbéyàwó. And incidentally, Christian walk into marriage that if the courtship does not allow a, eh, a level of intimacy high enough to discover such weaknesses. Tí ìbájọ́ rẹ̀ tí a máa ń ṣe síwájú ìgbéyàwó gẹ́gẹ́ bí kìrìsẹ́lì tí kò lè ṣe àfihàn àwọn àbùkù yìí. So we see what we have in our marriage A rí àwọn kan tí a ní ní ìgbéyàwó wa. As what you have to manage prayerfully. Gẹ́gẹ́ bí ohun tí a ní láti máa bá yí pẹ̀lú àdúrà. Just as this case. What can this wife do? Kí ni ìyàwó yìí lè ṣe? You will prayerfully and cordially you know, uh, discuss with your wife. I'm talking about effective communication. Nípa àdúrà àti ọ̀rọ̀ tútù, ẹ gbọ́dọ̀ bá kọ ní sọ̀rọ̀. Through such discussion, you will discover the underlying In know, causes of your husband's excessive sexual desire. Ẹ gbọ́dọ̀ ṣàwárí ohun tí ó fa tí ọkọ yín kí ó máa nífẹ̀ẹ́ sí ìbálòpọ̀ ní gbogbo ìgbà. A lot of times the underlying causes or triggers may among other things be one. Ní ọ̀pọ̀ ìgbà àwọn nǹkan tí ó fa àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ ìkíní. This is this first uh, issue is closely related to parenting too. One is the early exposure to sex acts. Ipe ẹ̀dùn. Parents are fond of having their children in the presence of growing children. Àwọn òbí tí wọ́n ṣe ìbálòpọ̀ níwájú àwọn ọmọ wọn. So first children bottle this in their subconscious and they get to marriage and find that a place to unleash what they have learned. Àwọn ìṣe ìbálòpọ̀ yìí ó ti wọ inú ọkàn àwọn ọmọ ní kékeré eléyìí wọ́n ti gbé dàgbà tí wọ́n gbé wọn nígbéyàwó. so they come to marriage and unleash terror on their wife sexually. wọ́n wọ nígbéyàwó wọ́n sì ń dẹ́rùbà ìyàwó wọn nínú because that is their understanding growing up. nítorí pé bí wọ́n ṣe dàgbà bá ní. two the second possible cause may be secret indulgence in sex enhancing drugs ọ̀nà kejì tí ó lè fọ́rùkọ̀ wọ̀nyí ó ní kéèyàn máa lo oògùn olóró tí ń mú orí ẹni wú sí ìbálòpọ̀. idleness if a husband is idle has nothing to do is for twenty four hours staying at home. bí ìbá ṣe iṣẹ́ tó kàn wà nílé ní gbogbo ojoojúmọ́. here ends does it direct his energy. ibo ni wọ́n lo ipa wọn sí. so idleness can cause it. àìsíṣẹ́ lọ́wọ́ lè fà á. wrong association and its influence. ìbẹ́gbẹ́ pọ̀ tí kò dára àti ìmísí búburú and of course routine nakedness. It could, who could be the cause? The woman. You can be. Ó lè jẹ́ obìnrin ní òfà nígbà tó bá kàn rí inú ilé ní ìhòhò. Routine nakedness before your husband may be provoking. Ṣé ń rìn ìhòhò ní ilé ní gbogbo ìgbà? Ó lè mú kí orí ọkọ wú sí ìbálòpọ̀. You uh, through research we know that men are more provoked sexually by their spouse's nakedness a rí dájú nípa ìwádìí wípé àwọn ọkọ orí wọn lè wú tàbí ara wọn lè jí sí ìbálòpọ̀ tí wọ́n bá rí ìyàwó wọn tó ń jáde ní mean, sometimes you, you have the wrong impression that each time your, your wife is naked, you want sex. No. Ní ìgbà ní ọ̀pọ̀ ìgbà àwọn ọkọ máa rò wípé nígbà ìyàwó bá ti wà ní ìhòòhò ó fẹ́ ó fẹ́ ìbálòpọ̀ ni. Eh, every time you see your wife naked, eh, you think it's time for it. No, and that is why there has been continuous misunderstanding between wife and husband because getting relaxed naked before your husband sometimes provoking. Eh, but if your wife is naked, it doesn't mean he's ready for the act. Mú wà ní òwò ní ọ̀pọ̀ ìgbà àwọn kan máa rò wípé ìyàwó wọn ti gbáradì fún ìbálòpọ̀ ni ṣùgbọ́n eléyìí kò rí bẹ́ẹ̀. So once this foundational weakness is uh, an attitude are identified, ọ̀kan lára àwọn nǹkan tó tún lè fà á ní ibi tí ń wà sí. You are on the way to conquer that excessive habitual sexual drive in your husband. Ẹ gbọ́dọ̀ wà ní ọ̀nà láti bójútó mímọ nífẹ̀ẹ́ sí ìbálòpọ̀ ní gbogbo ìgbà. However, this are remedies you have to offer in love. Àwọn nǹkan wọ̀nyí lè gbọ́dọ̀ ṣe nínú ìfẹ́. In patience with patience. Pẹ̀lú sùúrù. And prayer. Pẹ̀lú gbígbàdúrà. Praise God. Ẹ̀yin Olúwa. Praise the Lord. Ẹ̀kẹ́ hallelujah. I have two questions here. Ìbéèrè méjìlá nínú yìí. The first one says. Ìbéèrè àkọ́kọ́ wípé. What is the stand of MSF? Kí ni ìdúró orí òkè náà? On the use of wedding rings. Nípa lílo òrùka. After joining in the church. Lẹ́yìn tó bá ti sọ àwọn èèyàn pọ̀ nínú ìjọ. Amen. Àmín. MSN is an end-time church. Orí òkè náà ó jẹ́ ìjọ ìgbà ìkẹyìn. That strongly believes in the word of God. Tí ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. And obeys the word of God to the letter. Wọ́n sì máa ń gbọ́nà sí ọ̀rọ̀ Ọlọ́run. NSN goals and aims among others. Ìlépa orí òkè náà. Is to build up heavily bound and aggressive Christians. Ó ní láti ní àwọn kìrìsìtẹ́nì tó ní èrè tí ń lọ sí ọ̀run. The parish in MSN. Ohun tó jẹ́ olú orí òkè iná. Is for people to make heaven. Ó ní fáwọn èèyàn láti jẹ́ ọ̀run rere. It is not a worldly thought. Kò sí ìjọ ayé. Now, to answer your question, there is nowhere in the Bible that suggests wedding rings. Èyí tó sọ pé kí a máa lo òrùka ìgbéyàwó that it has any significant uh, religious significance. Kò sì ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti Kìrìsìtẹ́nì. Many of us. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa. We still. A rò pé. A ring symbolizes a never ending circle of eternal love. Nígbà òrùka yóò lógún òbèrè yìí tí ò lè parẹ́ títí láé. The use of rings. Lílo òrùka yìí. In a wedding. Nínú ìgbéyàwó. Came from Roman custom. Àṣà àwọn ará Róòmù ni. That predates Christianity. Èyí tó ti wà sáájú Kìrìsìtẹ́nì. During this time. Nígbà yìí. When arranged marriages. Nígbà tó bá ń ṣètò ìgbéyàwó. Were quite common. Were quite common. Ó jẹ́ ọ̀tọ́ máa ń ṣe ní ìgbàdégbà. This token was likely a pledge. Òrùka yóò wá jẹ́ ìjẹ́. To fulfill the marriage contract. Láti jẹ́ ohun tó wà láàrin lọ́kọ̀láya. My sister. Because you are not wearing a wedding ring. Nítorí pé kò wá wọ òrùka. Does not make your marriage insignificant. Kò túmọ̀ sí pé ìgbéyàwó yìí kò lọ́lá nú. The Bible does not mention any token of love. Bíbélì kò sọ̀rọ̀ nípa òrùka. Or devotion. Àbí ìrẹsílẹ̀. In marriage ceremonies. Nínú ètò ìgbéyàwó. But it has much to say about courtship. Ó ní sọ nípa ìbánidọ́rẹ̀ẹ́. And offer couples a clear admonition. Ó sì wá gba àwọn lọ́kọláya ní ìmọ̀ràn. On how to treat each other. Bí wọ́n sì máa bára wọn gbé. This is what we have in our marriage manual. Ṣé bí a ṣe ní nínú ìwé ìgbéyàwó wa? Ephesians chapter 5. Verses twenty-two downwards. Ẹsẹ̀ kejìlélógún Jesus himself. Jésù ti Even emphasize. The importance of marriage as a lifelong commitment by referring to God's institution of the marriage. Ẹgbẹ́ tó ṣe ṣàgbékalẹ̀ ìgbéyàwó fún wa. Of the marriage covenant. Pẹ̀lú májẹ̀mú ti ìgbéyàwó. Matthew nineteen four to six. Ṣé o ṣe wà ní Matthew orí ìṣọ̀kàndínní ogún ẹ̀sẹ̀ kẹrin sí kẹfà? My beloved sister. Arábìnrin mi. NSM stand firm on this. Orí òkè náà dúró lè yí. And that is why NSM join couples. Èrèdí nìyí tí orí òkè náà máa ń so lọ́kọláya pọ̀. With the word of God. Pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. The holy bible. Bíbélì mímọ́. As marriage covenant. Gẹ́gẹ́ bí májẹ̀mú láàrin wọn. Praise the Lord. Ẹ̀kẹ́ hallelujah. The second question goes like this. Ìbéèrè kejì lọ báyìí. God's word says. Ọ̀rọ̀ Ọlọ́run wípé. He hates the voice. Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀. Now. Wàyí. When I what advice. Ìmọ̀ràn wo Can we give a home? A lè fún ìdílé náà. Experiencing domestic violence. Tí wọ́n lè rí ìlàsìgbò nínú ilé wọn. Domestic violence. Ìwà ipá nínú ilé yìí. Or family violence. Tàbí ìwà ipá lànà mọ̀lẹ́bí yìí. Can be defined. A lè sọ ìtumọ̀ rẹ̀. As abusive or intimidating behaviour. Gẹ́gẹ́ bí ìwà ìdúkòkò mọ́ni. In a relationship. Nínú. Ìbáṣepọ̀. It is very very rampant nowadays. Ó jẹ́ ọ̀pọ̀ jọjọ lásìkò yìí. We have several types of domestic violence. Onírúurú ìwà ipá yìí ló wà. Social. Ó wà nínú tèrò. Physical. Nípa tara. Sexual. Nípa ìbálòpọ̀. Emotional. Nípa èrò. Economical. Nípa ètò ìṣúná. And even spiritual violence. Ó dà nípa tẹ̀mí gan ìwà ipá ń The Bible says Bíbélì yìí pé that domestic violence ìwà ipá nínú ilé yìí is a sin and wickedness. Ẹ̀ṣẹ̀ àti ìwà ìkà ló jẹ́. And this must be stopped. A gbọ́dọ̀ dẹ́kun yìí. If truly we are the children of the kingdom of God. Ọjọ́ ìlú ọmọ ìjọba Ọlọ́run là á ṣe. As we have in Malachi chapter two verses thirteen to six. Jésù wà nínú ìwé Malachi oríṣi ìjẹsẹ̀ kẹtàlá sí ìṣẹ́ mẹ́rìndínlógún. In first Timothy chapter 3 verses 1 to 5. Pétérì Galatia 5 19 to 21. Galatia orí A man a man. That is abusing his wife we are told is worse than an infidel. Ó burú ju aláìlọ́lá lọ. He cannot manage his own home. Kò lè ṣàkóso ilé rẹ̀. Our God is the Lord. That Bàbá wa nù Olúwa. That is you. Bàbá wa nù Olúwa. Told us in this place. Wọ́n sọ fún wa léyìn. That the meaning of bridegroom. Pípé ìsìnwọ̀n ìyàwó. Is for the man. Òun fún ọkùnrin. To groom the wife. Kó tọ aya rẹ̀ sọ́nà. For life. Kó sùn èso títí ayé. Not just for a moment. Kò ṣe fún ìgbà díẹ̀. A bride. A bride. Ìyàwó yìí. That is not a patient soul. Èyí tí ò ní sùúrù. But we act violently. Ṣùgbọ́n tó máa ń hùwà ipá. For issues. Tí àwọn ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀. We are told in Proverbs fourteen verse one. Wọ́n sọ fún wọn nínú ìwé orí ṣẹ̀kẹ́. That such a woman suffered his own home. Our own home. However. Bákan náà. When circles of violence is ongoing. Ìgbà tí Safety of life. Is the first step. Ezekiel thirty verse twenty Says this. I will rescue my flock and they will no longer be abused. I will rescue my flock. Èmi yóò kúra mi níjànú. And they will no longer be abused. Àti yóò sì bomi mọ́. Even our Lord Jesus Christ. Èmi ṣe ló wá rẹ̀. When they were making attempts to ab to re to abuse him violently. Ìgbàjọ́ fẹ́ máa ìwà ipá lé. In Luke four twenty eight verses. Nínú ìwé Luke orí kẹrin. Four twenty eight to. Eh, thirty. ẹsẹ̀ kejì dín ní ọgbọ̀n sí ọgbọ̀n. he cleverly moved out of that violent environment. pẹ̀lú ìwà gbọ́dọ̀ fi fi agbègbè ìpàdé sílẹ̀. this sister. can meet the pastor. or counselors on homes and marriages. for counseling. and take steps for the issue to be resolved. wọ́n ti wá gbé ìgbésẹ̀ láti lè Like you rightly said. Gẹ́gẹ́ bí a ti sọ. That God's word says he hates divorce. Títí ọ̀rọ̀ Ọlọ́run ó kórìíra ìkọ̀sílẹ̀. Divorce is not usually the step to take. Ìkọ̀sílẹ̀ kò ṣe ìgbésẹ̀ tó yẹ kí èèyàn gbé. If proper counseling. Tí ìgbàlódé tó dájú. Are done with prayers. Tí wọ́n bá ṣe pẹ̀lú àdúrà. Divorce. Ìkọ̀sílẹ̀. Is the device of Satan. Èyí jẹ́ ète ti èsì. The boon of lawyers. Èyí jẹ́ ti ọ̀rọ̀ adájọ́. And the death of the society. Àti ohun tó burú láwùjọ. It is not from God. Kò ṣe látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Praise the name of the Lord. Ẹja yin orúkọ Olúwa. Amen. Àmín. Praise the Lord. Àti hallelujah. Question one. Ìbéèrè kìíní. I got married in 2011. Mo ṣe ìgbéyàwó ní ọdún 2011. To a man. Sí ọkùnrin But it was hell on earth. Ṣùgbọ́n ìgbéyàwó yìí ó wá dàbí ẹni pé mo wà ní ọ̀run àpáàdì nínú ayé yìí. No child. Kò sí ọmọ. Beaten by him. Ó máa ń nà mí ní gbogbo ìgbà. Maltreatment. Ó ń ṣe ní ìbòrìbò. By the in-law. Lọ́dọ̀ àwọn. Every week, the parents in-law will gather their family to settle cases. Ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ni àwọn òbí àwọn ọkọ ni wọ́n ti máa ń wá láti wá máa wá yanjú áwọ̀. There they will be against me and insult me. Nígbà tí wọ́n bá sì péjọpọ̀ yìí, wọ́n á bú mi, wọ́n á sì ṣe lòdì sí mi. As a result of all this. Nítorí ìdí gbogbo àwọn nǹkan wọ̀nyí. And more. Àti àwọn nǹkan mìíràn. I decided to pack out. Mo wá pinnu láti kó jáde. Since my husband said I should leave him alone. Nítorí pé ọkọ mi tilẹ̀ wá sọ wípé kí n wá fi òun sílẹ̀. Since 2014. Láti ọdún 2014. They never showed up. Wọn ò tiẹ̀ yọjú. Or show any interest. Tàbí kí wọ́n tiẹ̀ sọ wípé bóyá wọ́n fẹ́ pè wá padà. So I decided to move on with my life. Mo wá pinnu láti tẹ̀síwájú nínú ayé mi. By marrying another man. Mo wá gbé ìgbésẹ̀ láti lọ fẹ́ ọkùnrin mìíràn. My question is, What should I do because I am in trouble? I don't have rest of mind. Will I make heaven? It's a wonderful question. Very very wonderful the question. The questioner is is very very It's not far from salvation. Irú ẹni tó ń bèrè bèrè kò jìnnà sí ìgbàlà rárá. It's like Agrippa the king. Uh, it's like Agrippa. Ó dàbí Agrippa. In the first instance. Lákọ̀ọ́kọ́. The marriage was not like that. Ìgbéyàwó kì í ṣe báyìí. Something happened before this time. Ó ń kọ́ di akoko What really happened before this time? oh see tó ti ṣẹlẹ̀ How did you handle it? How did you allow in-laws and every other person, both qualified and unqualified, to come and settle your case? gba ọkọ ọkọ They will add to What they are looking for is what are you have got. And then you yourself you did not. not pray. Àti ìwọ fúnra rẹ̀ rẹ̀ gan ò gbàdúrà. You let God behind. Ó fi Ọlọ́run sílẹ̀. You said I don't have I don't have peace. Ó wá sọ wípé o ò ní ìfọ̀kànbalẹ̀. You cannot have peace when you are outside God's will. O ò lè ní ìfọ̀kànbalẹ̀ nígbà tí o bá wà ní òde God is the owner of peace. Ọlọ́run gangan ló ń ṣe àkóso When you put him behind. Nígbà tí o bá ti fi Ọlọ́run sílẹ̀. You cannot get you cannot get peace. O ò lè ní ìfọ̀kànbalẹ̀. That is very very sure. Eléyìí dájú. You are not saying what will I do? Ó wá bẹ̀rẹ̀ pé kí ló máa ṣe báyìí. Will I make heaven? Ìjọba máa dé ọ̀run bí. Uh, uh, will nobody in Jonah of heaven hear? here. Kò sẹ́ni kankan tó jẹ́ òun ni láńlọ́ọ̀dù ọ̀rọ̀ Let's hear the owner of heaven what he is saying. Ẹ jẹ́ kí ẹni tó ní ọ̀run gangan kí agbọ́n tó sọ. In first Corinthians chapter six. Nínú ìwé Kọ́rìntì sí ní orí kẹfà. Know ye not, know not that the unrighteous are not inherit the kingdom of God? Ẹ kò mọ̀ pé àwọn àwọn àwọn aláìsí òdodo yóò jogún ìjọba Ọlọ́run. Be not deceived, neither fornicators nor idolaters, nor adulterers, nor effeminate, nor abusers of themselves will with one with mankind. Now the point here is that no adulterer. You are living an you are living in adultery. Tí a bá kàn ní jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera bara wọn jẹ́ tàbí àwọn panṣágà ìwọ ń hu ìwà You are living in adultery. Ó ń gbé ìwà And you are saying will I make heaven? Ó wá bèrè wípé ìjẹ́wọ́ ìjẹ́ ìwọ yóò jẹ́ ìjẹ́wọ́ náà. The owner of heaven will not change his standard. Ẹni tó ní ọ̀run kì yóò gbé yóò gbé ìsìlẹ̀ rẹ̀ padà. So you should understand that. Ẹ gbọ́dọ̀ ja eléyìí mọ̀. And what you need to do. Ohun tí ẹ nílò láti ṣe. Is to go back to the cross. Orin tí ẹ padà síbi àgbélé. Pray that the Lord will save your soul. Ṣé gbàdúrà pé kí Ọlọ́run tó fún ọkọ yín rà? You need to reconcile with your husband. Ẹ gbọ́dọ̀ làjà pẹ̀lú ọkọ yín. Because you are living in adultery. Nítorí pé inú panṣágà lẹ́ ń gbé yìí. We cannot write the another Bible. A ò lè kọ Bíbélì mìíràn. On the basis of that. Lórí eléyìí. You may be thinking, how will I handle this situation? Ẹ lè wá máa rò wípé báwo ni mo ṣe lè ṣe báyìí. When you see your husband. Ṣé bá ti rí ọkọ yín? A little encouragement can spark a great accomplishment. Nígbà tí ẹ bá ṣe àwọn tí ó tán, ó lè mú orí wọn wú. And you should understand that God always gives his best to those who leave the choice to him. Ọlọ́run sì máa fún àwọn ènìyàn tó bá fi ohun gbogbo lé e lọ́wọ́, ó máa ń ṣe ohun tí ó dára jù fún wọn. And then you know that great prayers often often precede great triumph. A sì mọ̀ wípé nígbà tí ìtọ́jú bá wà, a máa borí tó bá yá. And heaven is prepared for people who are prepared for heaven. Ọ̀run sì ti ṣetán fún àwọn tí wọ́n bá gbé ara wọn sílẹ̀ fún wọn. And we understand that the Christian life is a battleground, not a playground. Ìgbésí ayé Kìrìsìtẹ́nì ó ti wá jẹ́ ogun. So on the basis of this, lórí àwọn nǹkan wọ̀nyí. You should understand that you need to go back to God and the Lord is going to help you. Ẹ ẹ sì gbọ́dọ̀ mọ̀ wípé ó yẹ kí ẹ padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run báyìí, Ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́. You can even see happy home. Ẹ wá rí àwọn ìdílé aláyọ̀. For further instruction. Fún àwọn ọ̀rọ̀ mìíràn sí Because there are so many steps you need to take. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ lẹ nílò láti gbé. Question two. Ìbéèrè kejì. Is it bad for a citizen to use sex enhancing drugs whenever he wants to have sex with his wife, knowing fully well that he is not active sexually in bed and he needs to satisfy his wife? So she doesn't go, so that she doesn't go and meet other men outside. Please, what is the position of the church? Àwọn ẹni yìí bẹ̀rẹ̀ ìbéèrè wípé ìjọ wa sọnà fún Kìrìsìtẹ́nì láti máa lo oògùn láti wúni lórí fún ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹni tí ìyàwó yìí tó bá máa lọ síta fún láti lọ bá ẹlòmíràn. You can imagine. You can imagine. Every other thing, people are asking from God, God bless me, God do this, God do that. Mm, his own concern is just how to perform well on bed. That's the problem. Nígbà tó jẹ́ wípé ohun tó àwọn ènìyàn bèrè láti tẹ̀síwájú nínú ìgbésí ayé wọn láti ṣe rere, ohun tí òun wá ń rẹ̀ ni oògùn tó lè máa lò láti fi ṣe dáradára lórí ìbùsùn. If you are having problems, Ṣé bá ní ìpèníjà? And you go to doctor. Ṣé ti lọ sí àwọn dókítà? Doctor will prescribe some drugs for you. Àwọn dókítà yóò sọ àwọn oògùn tó yẹ kẹ́lẹ́ There is no sin in that. Kò sí ẹ̀ṣẹ̀ nínú eléyìí. There is no problem in that. Kò sí ìṣòro pẹ̀lú eléyìí. But if you don't have any problem at all. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ kò ní ìpèníjà. But your own decision is that you are not performing well. Ṣùgbọ́n ẹ wá lórí inú ọkọ̀ yín pé ẹ ò ṣe dáradára tó. In the first instance. Lákọ̀ọ́kọ́ How do you know that the woman is not satisfied? Báwo ni a ṣe mọ̀ wípé obìnrin yìí ohun tí ń ṣe kò tẹ́ lọ́rùn? Is it is it because she is not breathing like a pig when you are on her? Nítorí pé kò máa mí hẹlẹhẹlẹ bí ẹlẹ́dẹ̀. Or is it that she is not sweating under a tree? Is that the reason why? Àbí nítorí pé kò máa làágùn. Lẹ́sẹ̀. Yóò is it because she is not shedding tears? Is that the reason why you think she is not satisfied? This man has an agenda. Ọkùnrin yìí ó ní ètò mìíràn lọ́kàn. And it's only God that can deliver him. Ọlọ́run nìkan ló sì lè gbà á là. On the basis of this. Lórí àwọn eléyìí. He is looking for what he cannot handle. arákùnrin yìí. he met a lady. ó rí ó and the father of the lady warned him. Màmá obìnrin yìí sì kìlọ̀ fún un. Leave my daughter alone. Fi ọmọ mi fi ọmọ mi sílẹ̀. My daughter want to go to school. Ọmọbìnrin mi fẹ́ lọ sílé ìwé. He did not listen. Kò gbọ́. Eventually one day. Lópin ohun gbogbo lọ́jọ́ kan. When he met the lady. Nígbà tí a bá obìnrin yìí pàdé. After he finished. Lẹ́yìn ìgbà tó wá ṣe tán. I saw him. Mo wá rí i. Not that they told me. Kò ṣe pé wọ́n sọ fún mi. His productive organ. Nǹkan rẹ̀. was long and it was touching his ankles. Ó wá gùn débi wípé ó gùn débi orúkún ẹsẹ̀ rẹ̀. And each time he wanted to dress up. Nígbà tó bá wá fẹ́ múra. He would take his trouser like this. Àwọn amúṣòkòtò rẹ̀ báyìí. And then roll that long thing like somebody wants to back a baby. Àwa mú àwa yí imú ara rẹ̀ bí ẹni pé fẹ́ pọ̀ And then put on the trouser. Á tẹ̀sẹ̀ wá wọ ṣòkòtò. And keep on going. Yóò wá máa wá máa rẹ̀. Meeting him on the way. Ṣé ẹ bá bá pàdé lọ́nà? You will think you are meeting a man. Ẹ ó rò pé ọkùnrin lẹ ti bá pàdé. Anything outside God. Ohunkóhun tó bá ti wà lóde Ọlọ́run. It is Christ. Làásìgbò ni. This woman. Arábìnrin yìí. I mean this man. Ọkùnrin yìí. He would have been denying it. I don't have any other thing outside. yóò máa sọ wípé òun ò lẹ́lò mìíràn níta. I don't have girlfriend. Èmi ò lóbìn lójú mìíràn níta. But by the time came home. Ṣùgbọ́n nígbà tó bá délé. And the wife saw him. Nígbà tí ìyàwó rẹ̀ bá rí. You don't need any prophet to tell him that this man has done something wrong. Ẹ ò nílò wòlíì láti sọ fún yín pé ó ti lọ ṣe nǹkan mìíràn. God bless you. Ọlọ́run yóò bùkún fún yín. Praise the Lord. Ẹyin orúkọ Olúwa.